so níwọ̀n ìgbà tó ti jẹ́ pé dídé dídé báyìí ni tiwí adé mo tún dé náà nù bí ìṣe èmi àbẹ̀fẹ́ ọ̀kín ọmọ lójú olódùmarè o nínú òfin nínú ọ̀la àtọmọ pándọ̀rọ̀ dàgbà nínú pákápáká tá ń gbé yọrí ibi tẹ́lẹ́dùá ló ń mú wa lọ amọ̀mọ́nà ibẹ̀ pọ̀n o ọ̀tá tó bá lóun ó ṣe a lórí olódùmarè ní bá bínú òkúta ìdìgbòlù ló fẹ́ forí sọ̀hún bí àsọtẹ́lẹ̀ mi jọ́wọ́ níyìn hmm. tó ráwa ṣẹ̀tọ́ bá pò o iyì ń bẹ lọ́hùn ẹgbà ń bẹ ń bẹ ọlọ́hùn jáwọ́ gbẹgba iyì lágbà. wọ́n lẹ̀ mẹ́rọ ní ìmẹ́lù ẹ. àjẹyó àjẹrankò ń bẹ lọ́hùn ebi sì ń bẹ ń bẹ ọ̀pàpà ńlá oúnjẹ làwa jẹ ọlọ́hùn òjì àjẹbi. <laughs> family house ń bẹ lọ́hùn odidi ilé apartment ń bẹ fún mi rẹ́ǹtì omúlẹ̀sì kúnbẹ̀ òtútù ní pẹ̀lú míì sí gbangba òde àríbidé sí lolúwa ṣèmi àbẹ̀fẹ́ ń hò omúlẹ̀sì kalẹ̀ ń bẹ̀ image maker ń bẹ lọ́hùn image breaker ń bẹ tí fànánú bá ń tó dùn jẹ́ kó wá wọn gbìyànjú àmọ́ láì ṣòkò làálàá image maker ló borí ní nkí àtìá hmm. image breaker òrókọ tí a ṣe lọ́sẹ̀ wọn ò rógo tiwa bàjẹ́ wọn ò ríràwọ̀ tàwa fọ́ọ̀kàn á ah, ò ṣe ọlọ́run labutuka inú omi gbóná lọ́ba àmì ìdùá ṣèmi olúgbénga adébóyè àbẹ̀fẹ́ tó ń jẹ fún wọn tán kókó àmàlà ní jẹ́ bẹ́ẹ̀ bó ti pẹ́ inú omi gbóná tó pẹ̀lú ìdààmú dààbò látọwọ́ orógùn bẹ́ẹ̀ bá tún fọ́ kókó àmàlà wò dáńfó lẹ́ẹ̀bẹ́lú bọ́nú ẹ̀ nǹkan kan mu ojú wa torógùn ó tomi gbóná ojú tí kòkó ti gbà kọ lójú àwọn abẹ́sí awo àtògúnjìmí ti ń lébù orí adé lọ́lọ́run ṣe á ọ̀tá mi ojú tì ọ́ o lójú ti sàwáyé ọmọ ọlọ́ta ìlèbí ọmọ olókun àtàgbọ́n ọmọ àgbọ̀nyìn ń jó níyìn hmm. ó gbàgbé pé oore ń bẹ nínú ibi ibi sì pọ̀ nù oore ó gbàgbé pé ń ó dínà mọ́ lágbájá níbi ọwọ́ rẹ bá gùn mọ́ nípa gbẹpin ó fi kánú pètè ẹ̀rín àwọ́ọ̀dù mọ́kà tó fi gbà ń hmm. tèmi. International Outstanding African Comedian and Classical Musician. Hey, ǹjẹ́ mo dẹ́ ń wò pé kólókó ọmọ àròkọ ń pọ́ ọmọ yẹ̀nà o kí wọ́n kà jẹ́ ń ṣe náà àbẹ̀fẹ́ omi téré tétólúwa ní ó mọ̀ ń àgbàrá òjò tí ìbánijà tó ń gbàtà ẹni lọ ọmọ tó ṣe bí ọta olóògbòdo ẹ̀sà ògbín àbá hmm. lórí fẹ̀gẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ kan ní wọ́n wàá o gbogbo ẹ̀mí ìgbéraga àti tìjọra ẹni lójú ní jẹ́ bẹ́ẹ̀ méjì ọba lèmi o kò bá ti fọ mí nẹ problem fọ encouragement nùkàn rọrọ̀ mi kẹ̀dẹ̀ ní lórúkọ òdèdè orun rí mu kárì lẹ́wẹ̀ baba god ṣìkó kẹ̀dẹ̀ gùn ọ̀sán bó ti ń ṣe níre pẹ̀lú mi ni kò máa ṣe ṣé mi ìkúkú ní plan tẹ́lẹ̀ ọlọ́run ní pílà òun fún mi. wò ó ti yé bọ́. lára àwọn plan rẹ̀ tó múṣẹ fún mi lámẹ́ ní kí wọ́n máa wá fọkọ̀ afẹ́bọ̀ bẹ̀nẹ̀ gbọ̀lọ̀jọ̀ mm. àbúrò rélùwé tí wọ́n pè ní stretch limousine kán máa wá fi lù mí káàkiri káwọn òyìnbó tá à ń lé ọmọ wa pọ́n èmi náà lé bá ń ṣílẹ̀kùn ọkọ̀ bá ń nu bàtà bá ń po tíì bá ń gbọn bẹ́ẹ̀dì bá ń gbẹ́rù tí n ò sì jù báyìí lọ lápá tún salutation ló gbàjọba Prince Benga hi Benga comedian Benga give me a job Benga Benga you welcome Benga Benga Benga. Benga wọ́n fẹ́lẹ́ lè mọ ya mi lẹ́sẹ̀ wọn pé mọ́ fẹsẹ̀ ara mi rìn níbi tí rìn bá gbé wáyé tí n ò sì jù báyìí lọ. mo wá gbójú wòkè mo rántí àsọtẹ́lẹ̀ mi inú àwo discovery tí mo ní yọ wọlá ọlọ́run níjọ́ kan bẹ́ẹ̀ bá rántí. mo lágbá wà dá wa àtòrin wa ìdèlú òyìnbó kákàlélúyà mẹ́ta léde gẹ̀ẹ́sì tàfi kéńjọ́ náà lọ́hùn-ún n ò wá rún fáyọ̀mọ́ àfọ́pẹ́. ǹjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àtẹ̀yìn tẹ́ ẹ̀ fẹ́ràn mi rárá <laughs> tọ́lọ́ nǹkan fọ́ọ̀sì mi lé lórí iwájú iwájú lọ́pọ̀ ẹ̀bì tí gbogbo wọn mọ̀ rí sí ni ó bá lè India yóò dira o ẹni ó lè China ò lè ẹni ó lọ Bàdágìrì yóò rọ́jà dàgìrì rà ẹni ó lè Róòmù ò lè o hmm. Amẹ́ríkà lèmi náà lọ bọ̀ yí ẹjẹ́ mi náà ọ̀ka lọ́jọ́ kan ni mo jáde tí mo na kiri mo bá pàdé máa nà kátà kan kò síjọ́ tí kí mi hi hi ìjọ mi tó bá rí mi yo man what's up <laughs> ọjọ́ tí mo wá wọ òfì ló kí mi lọ́nà àrà ń òrírí hmm. ṣé aṣọ ilẹ̀ wa sì máa ń jọ àwọn òyìnbó lójú òfì tí mo wọ ló dàbí ewé ìsìnkírin mi dìn fákátàhùn hmm. ó ṣe gan ní mi nu òfì báyìí omiri pàdé mi ni hey man you bad man i love your attire oh guy how you doing Money not bad and you ó ní oh i fly boy was really your name where you from. mo my name is Benga. i'm from Africa Oni oh yeah i'm from Africa too my name is Lincoln mo Lincoln? Lincoln you mean oh, Abraham Lincoln Only now i mean Lincoln Lincoln mo can you spell it ó oh sure l-e-k-a-n mo ní that is Lincoln ó ní Lincoln orí mọ̀gẹ̀jẹ̀ mo ní orí what can you please spell the last name Only oh, yeah o-r-i. M O G U N J E. Ah, that is Orimogun jẹ. You are Lekan Orimogun jẹ. Ó oh boy you bad man you stupid dope. You got it right man you still have that ass, and you really ah. bad. You a man man you drive me crazy you a man man. Ah, Gbogbo you bad you stupid dope tó ń wí wọn. Ọ pọn mi nù lédi àkàndá. Eh. Ó ti pọn mi tán kò kú bìkan báwọn. <laughs> mo ní um, mr lekan orímọ̀ọ́gùn jẹ́ how long you been here ó ní um, 35 thirty four thirty five years ah, ah! mo ní thirty four thirty five you build a house home ó ní now yeah. your parents still alive i don't know ah, you plan to go back home ó ní i can't say benga i can't say oh ah! mo ní you can't say well mr lekan from which of the states are you from ó ní excuse me what do you mean state mo ní your state is state of origin Only come on, come on, come on. No, no, no. Benga, you kidding me? You kidding me? You think I forgot home? Nothing like that, man. I still remember vividly. I'm from Western region. Ah! Mo ní yé paripa Western region kẹ̀. Láyé ìgbà tójú ń bẹ lórúnkúnnu. Mo ní ah, asara wa làwé yìí okoloko. Irú rẹ̀ ó sì pọ̀ káàkiri ayé báyìí o. Kí ni kí n ṣe? ẹ̀mí mi ni kí n kọrin kí n fi ṣí létí. Mo bá kú kó tó wẹ̀ lórí ìbá sí lẹ́nu pé. idán ní fakùkọ wípé kò kọ́ ìran ràjòràjò ló ń padà sílé ewúrẹ́ bá jẹ lọ á padà sílé fagùkọ dòsùn lọ rẹpẹtẹ. sọ̀fà nílé ah, ọmọ ń jayé ká kó rántí ilé lámẹ́lò wà ní London ní ní Germany ni wọ́n lọ́dún tó wọlú ló lè sọ nípa rẹ̀ tó lè rántí lọ́jọ́ wo ló fẹ́ padà ǹjẹ́ ló lè sọ ọ́. tí ẹ̀kú sí lájò náà tó fẹ́ mú padà sí ilé bó bá yá tónú ọjẹ́ ń bọ̀ ilé má délé mi o. todos al